نعم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أدقفنا الله سبحانه وتعالى tí ó ṣẹ́rọ̀nù fún wa láti pé kí a jókòó papọ̀ nírọ̀lẹ́ láti tún fi dára wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ kí l'Ọlọ́run bá sọ kí l'Ànábì sallallahu alaihi wasallam sọ so ibi tí a ká tírà Takhīlul 'Aynayn بتاع كاليفون روا وناني بتي شيخ العلامة عبيد بن عبد الله الجابري رحمه الله تعالى رحمة واسعة ومتازن سوقين àwọn tó ní ṣe pẹ̀lú àkídà ahlus sunna wal jama'a nípa iman so àkídà ahlus sunnati wal jama'a nípa iman so wọ́n ti ṣàlàyé ìdán àwọn ọ̀rọ̀ táwọn afáfí máa ń ṣàlàyé imanu fún wa wọ́n ni pé kíni al'imanu qawlun wa amal yazidu wa yanqus so wọ́n bá láyé débi pé wọ́n ni wa min adillati sunnati wọ́n ni nínú àwọn pé ìmánu a ma díkù a sì ma lékù ọ̀nà ni pé annabi sallallahu alaihi wasallam sọ pé akmalul mu'minina imana ẹni mu'mini tó pẹ́jù ní ìmánu ahsanuhum khuluqa èyí tó dájú ní ìwà ni so èyí tó dájú ní ìwà ni so tí yẹn bá ń bukata pé kí ìmáni àkókò èyàn bukata ìwà dáadáa ìwà yẹrẹlẹ kí so wani wa kazalika a hadithu shafa'atil mutawatira bákan náà wa hadithi shafa'a tí ó wá tó jẹ́ mutawatira so kọ́lá hadithi gangana ni àwọn haddadiyya yudandinuna haulaha so àwọn hadithi ni wọ́n man lọ wọ́n bọ̀ ní orí rẹ̀ wani wa min alfaziha wani nínú ọ̀rọ̀ wọ́n ní ọ̀wọ́n ní bọ́lọ̀ tọ́nà bá ní akhriju man kana fi qalbihi nípa ọlọ́ọ̀bá sọ pé ẹyọkó man kana fi qalbi ẹyọkó nù náà tó bá ṣe pé ń bẹ lọ́kàn rẹ̀ waznu dinarin òsùnwọ́n dinar min iman inú iman summa qala lẹ́yìn títí tó ń sọ pé man kana fi qalbihi waznu dharratin ẹni tó sọ pé òṣùwọ̀n fly òṣùwọ̀n era so ẹ̀yọkùnù na wa hadha huwa aqallu al-iman eléyìí ni èyí tó kéré jù ní iman so hadithu shafa'a fi hawa ó jẹ́ rọ́dù fún àwọn murji'ah so wípé àwọn hadithi àwọn ahlus sunnah wal jama'a fi ma fi hàn ilẹ̀ pé ní pé iṣẹ́ ó wà nínú iman bákan náà ó tún jẹ́ rọ́dù fáwọn khawarij tó sì pé àwọn gbà pé sahibu kabira yóò ṣe khuludun náà ni so àwọn fíà méjèèjì àwọn ọjọ́ méjèèjì náà ló jẹ́ rọ́dù fún wọ́n ni wa naqsul iman wọ́n ni kí imani kó wá díkú ya'ti min jihatayn ojú ọ̀nà méjì ó ma ń dínkù látara àṣètò wa hadha lahu jihatun aw sifat ilẹ̀ iná ní àwọn ojú pẹ́nà àtàwọn òròyìn minha lára at-tafriqu fil wajibat kí a máa sàṣètò níbi àwọn kan tó jẹ́ ọ̀ranyàn kí a máa sàṣe fún wa kódà in bẹ náà àwọn olùmọ̀ tó sọ pé irú ẹni báyìí ò ní ọ̀run so wọ́n ni but wọ́n ni kalladhi yata'akhkhar thumma mama yóò kò ní fẹ́ kírun jàmáà so kò ní lọ lásìkò táwọn tó sì mọ̀ fáwọn èèyàn ó pè jọ kírun so òun ma ń dá ti ẹ̀kí lẹ́yìn ní láìsí àwọn zúrù kẹ̀kẹ́ so hatta ya'ti akhirul waqt so that uh, kilo kore. last hour ló máa ń fi kírùn so last, last hour ni máa fi kírùn gbogbo wa thumma yanquruha naqran tí ó bá tó kí náà yóò kí kíkú kí ni sharp sharp so wani ní eléyìí ó máa ń dímà ní ẹkù téèyàn bá ti ṣe in tó yẹ kó ṣe nínú àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn so kò ṣe tó kò mójútó àwọn nǹkan tí ó jẹ́ kíkí ní ẹ pé so nínú àwọn nǹkan tí Ọlọ́run bá ṣe lọ́ràn yẹn lórí wa wọ́n ni wa minha nínú àwọn nǹkan tó máa ń jẹ́ kí ìmáni díkò àtẹ̀fìrìtù nínú àwọn nǹkan tó jẹ́ tẹ̀fìrìtù tó máa ń jẹ́ àṣẹ negligence àbí kí a má ṣe nǹkan in tí require òun ni àtẹ̀fìrìtù fi nawafilil ibadat kí a má ṣe ètò kó má neglect àwọn náfílà allati min fawaidiha àwọn náfílà yìí lára àwọn àǹfàní tí ń bẹ fáwọn náfílà yìí ni pé annallaha yuj bí rubiha ọlọ́wọ́ bó fi pé o naqsal faridọ àwọn àdíkù tó ń bẹ̀ ń bí tọrọ yẹn yawmal qiyamah lójọ gbíndì fàfil hadithi sahih níbi hadithi tó lálàáfíà pé inna awwala ma yuhasabu bihi al-abdu yawmal qiyamah nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n sì sírọ ẹrú lé lórí lójọ gbíndì min amali nínú sẹ́rẹ̀ salatuhu irun rẹ̀ náà fa'in saluhat tó bá dá faqad aflaha wa anjaha ó ti jèrè bẹ́ẹ̀sì ló ti là wa in tí inú rẹ̀ bá pé tó bá bàjẹ́ ìkìkúkì ní ma kí gbogbo gbà so ma kí fajiri ní ìṣáì àbá ìlà ní àyílà lásùbá àárọ̀ ọjọ́ kejì wọ́n ni fa'in so yíò sì a tó gbogbo ẹbọ̀ so in bẹ náà yẹn tọ́nà sí báyọ̀ dada, so yíò àwọn tọ́nà tán jẹ́ ọlọ́jà ni wọ́n mọ́ ránun láì gan so ọba ti wá dásù bá ọjọ́ kejì ìmáàmù ó ti gbé ìfọmọ́ ẹ̀yì rohun owó ìmọ̀dúnlẹ̀ yàwó kí ìbá ah, ti sàlàyé fún yín pé tí wọ́n ti ìdà òkè má ti sọ̀lá wàlá sọ̀láta illa al-maktuba ní pé tí wọ́n ti gbérùn ló pé kò sírùn máa yàfẹ́ ìtànkí lọ́wọ́ yẹn gangan so yóò ní no no no tẹba wá ní ah, mo tún rí ìtẹ́ tún yẹn náfìlà kọ́ lórí àná lòun so nígbà tó ń padà dé délé lẹ́yìnbà tó ń wà lọ́jà lánàá pé ó ti rẹ́ra so kò sì rẹ́ra láti wọ nta kò rẹ́ra láti wọ tv di ago mọ́kànlá wọ́n ní wọ́n yí fásẹ̀lá so irú àwọn kan bá irú àwọn èèyàn bá yóò faqad khaba wa khasira ó ti sòfò bẹ́ẹ̀ sì ni ó ti parun wà ní ìntàkọsà mi faridatihi shay hmm. so àdífì yẹ kó dẹ́rù bàyàn pé nínú àwọn ara yà tí ìgbà fi díkù mẹ́ so wọ́n ni qala ar-rabb wọ́n tó bá yí pé ó díkù náà àwọn ara yà so láwọn sẹ́ náfílà ti ma ń ṣe bí wọ́n ni fayukammala biha wọ́n wà fi pé o man taqasa min al-fariida àwọn kan tó dínkù nú ọ̀ràn yẹn rẹ̀ thumma yakunu sa'iru 'amalihi 'ala dhalik gbogbo sẹ́rẹ̀ gúngbà sí wá sí náà nìyẹn àwẹ̀ náà tó bá mọ́ gbáwọn àwẹ̀ náà fílà ọkẹ̀ ẹ̀fì dì so thumma yatba'uha sáhìrọ̀ àádìí min fawa'idi sọ́lá ilé nínú àwọn àǹfààní ìhùn lélẹ̀ wa qala sallallahu alaihi wasallam wani annabi sallallahu alaihi wasallam ma min 'abdin muslimin yusalli lillahi kulla yawmin ثينتي عشرة ركعة وني قسيا وكان تجا مسلميو ثم انكن فولا بني بوجوجما ركعة مجلا تطوعا ركعة مجلا يوجه نافلا نيو غير فريضة يسيرايا إلا بنى الله له بيتا في الجنة أيفقوا سيقولون وبوبا قيلين الجنة wọ́n ni au illa buniya lahu baytun fil janna àyàfi pé wọ́n bá kọ́lé kan láti janna oye so hadithi ṣe tó wá túnmà ní pẹ́tọ̀ rákà méjì láyìn ó kàn yàn kó ara ọ̀ ó ti níbà nẹ́bí sallallahu alaihi wasallam ti ṣe wọn ìkọ̀kan lẹ́yìn wọn kọ̀ọ̀kan oye so wani min hadithi a ummi habiba binti abi sufyan wa radiya kadhalika an ummiha wa akhiha wani kọlọmọ bako yọnu sí àti ìyá àti ọmọ ìyá rẹ̀ wọ́n ni wà in rọ́bí mọ̀tún ònú fún rọ́fìdọ̀ kódà bá wọn rọ́fìdọ̀ fẹ́ bẹ́ẹ̀ àwọn rọ́fìdọ̀ wọn sí kíni wọn ò fẹ́ bẹ́ẹ̀ ọyí so wọn ò fẹ́ bẹ́ẹ̀ pé ká máa ṣe radiyallahu anha so àwọn ma ń gbé àwọn Muawiya tó jẹ́ ọmọ ìyá rẹ̀ wọ́n ma ń gbé wọn ṣépè ní oye so wọ́n ni alayhim la'ainullahi al-mutatabi'a Sheikh Ubaydi sọ pé àwọn èpè Ọlọ́run Ọba tí ń tẹ̀léra wọn kó ma bá àwọn Rāfidah yẹn so torí pé àwọn ẹni tán tọ́ sí èpè ní wọn so wọ́n ni wa tariqu thalith min turuqi naqs wọ́n ni bákanáà nínú ojú ọ̀nà ẹlẹ́kẹta tí ìdíkù fi ma ń débáyàn bí iman so kò ní ìdíkẹ́ ṣe ma lọ dámọ́ ara rẹ̀ kó ma sọ àsírí rẹ̀ kí fáwọn èèyàn pé àwọn ah, ma ti ṣe báyìí ah ohun ti ṣe báyìí àwọn nǹkan tí ṣe sọ kó ma ń dí iman ìkù yẹn kí ẹ̀ náà wòye sí kí láwọn nínú àwọn nǹkan yìí èwo ló ń

wọ́n ní fahadar hadith wọ́n ní hadith yìí ya tadammanu shay'ayn ó kàn ka méjì sínú al'awwal aláwọ̀kọ́ ad-dalilu min as-sunnati ẹ̀rí nínú sunna ala haddi al-imani 'inda ahli sunna níbi definition iman lọ́dọ̀ àwọn ahli sunna fa shahidu al-qawli wọ́n ní tí ó ń jẹ́rìí sí eléyìí òun náà ni qawluhu gbólóhùn rẹ̀ tó sallallahu alaihi wasallam sọ pé èyí tó lọ́lá jù nínú so wà fi kharij sahihayn níbi tó yàtọ̀ sí sahihayn Ànábì ní a'laha wà fi riwayatin nínú ẹgbàwàmí Ànábì ní a'zamuha ẹwọ ẹwọ bí ṣe kò bẹ́ ìdíṣẹ́ dé kọ àwọn alfáàbìyàn ṣùgbọ́n sí dé gbogbo ẹ̀mọ́lẹ̀ wọ́n ní wala munafata wọ́n ní kò sí ìtakò bayna hadhihi riwayat láàrin gbogbo àwọn ẹgbàwàí wa shahidul amal wọ́n ní tó ń jẹ́rìí fún iṣẹ́ ní pé iṣẹ́ òun náà ni imatatul adha 'ani at-tariq kíyàn máa mú àwọn in tó lè kókó ìparun ìnira báwọn yẹ̀kú lójú ọ̀nà wọ́n ni wa shahidu li i'tiqad wọ́lé tó ń jẹ́ sí àdìsọ́kàn ni pé wal haya'u shu'batun min al-iman tó ní pé àdìsọ́kàn iṣẹ́ ọkàn haya wọ́n ní bó ti ẹ̀sẹ̀ fáwọn orí pa ìní ti jùmọ́ hàn ìdàkọ́rọ̀fà ìsánu ma yustahya minhu tí èyàn bá ti bá pàdé àwọn kan tó ṣe kékíní àwọn kan tí ó ń ti jú látara rẹ̀ àwòtọ́rọ̀ aláhù ma yab'athu fihi al-haya abokan ọkàn so àbáwọn kan tí ìtìjú ma ń bí yóò bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí jàre wọ́n ni ka an yàtà sọ bàbá arakon tẹ́lú mi bá ń tìjú bá yóò ma lágún ní kwakwa àwòyògọ́tí wájúháhù àbíkó bẹ̀rẹ̀ sí bójú rẹ̀ àwòyònáki sọ̀rọ̀ sáhù àbíkó gbórí so gbogbo ilé yìí nǹkan tí ó dá wọ́n ni àtàní ẹlẹ́kejì ṣáhìdúna fi naqs wọ́n ni ẹlẹ́kejì nínú àwọn ẹ̀rí pé nǹkan ma ń dínkù alladhi huwa tarku ba'd ash-shu'ab òun náà ni pé kí ẹ máa ju àwọn ẹtúntún àwọn ìmáni kọ̀ọ̀kan kí ẹ máa jùlẹ̀ so bẹ́gẹ́ bí kí ẹ jẹ́ musulmi kọ́ mọ́n níwà dáadáa so wọ́n ni wa qad yakunu hadha al-matruku wajiban wọ́n ni ó lè ṣe pé nǹkan tí yẹn gbéjù sílẹ̀ yìí ọ̀ràn yẹn ni ó wa qad yakunu nafilan ó sì lè jẹ́ nafila fa hadhihi ash-shu'ab wọ́n láwọn yóò yazdadu imanu al-mar'i bi ziyadatiha wọ́n ní imani yóò máa lékún pẹ̀lú pé káwọn àwọn ẹtútù yìí imani yóò máa lékún pẹ̀lú pé tí ẹ̀nà bá sí ń ṣe tó bá ṣe pọ̀ sí wa yanqusu bi nuqsaniha tó bá yípa yọ̀kan náà lèyàn mójútó kò jẹ́ kíṣẹ́ rẹ̀ pọ̀ kò jẹ́ ni imani náà máa so ẹni tí ń ìbtìsáàmà kí a máa rẹ́ni sọmọ ya kí a jẹ́ oníwà dáadáa kí a jẹ́ onírẹ̀lẹ̀ kí a jẹ́ ọlọ́rọ̀ dáadáa gbogbo ẹni báyìí ha imani rẹ̀ o ma lékún pẹ̀lú pé bóhun náà sí so àwọn ẹtútún imani tó pọ̀ yẹn bóhun imani ẹ̀ náà sí sí ọ̀tọ́ báyìí pé nǹkan tí ká ni àti siyam so lẹ́yìn gbogbo yẹn mi so irú ẹni báyìí ó wà ẹ̀jìn kò sígbà tí ṣe tọ́nù ní àtàkẹ̀ níbi àwọn ẹ̀yẹn wọ́n ni famasalan wọ́n ni sheikh obaidi ńlá pẹ̀rẹ́nsì man amila khamsina shu'batan abu ma'awiya man amila khamsina shu'batan kí ni rọ́bù khamsina àti shu'ban mẹ́rin àbí man amila khamsina shu'batin àbí shu'batun كن ni من عمل خمسين شعبة ṣùgbà خمسين شعبة كن kí خمسين ọlọ́bù rẹ̀ وعلامة التسبيح أيام نيابة الفتح لأن الخمسة من الأسماء الخمسة lálàlà kò sínú asmọ́l khamsana <coughs> bó ní ìbò olóde bẹ́ mm-hmm. ẹlẹ́kẹ̀ẹ́ ìṣọ́ ni pé nasibu ṣe bí alifu ló máa wà ń bí ló máa jápa ẹni bí asmọ́l khamsana fún nasibu mm-hmm. ẹ̀ṣọ́ pé jámù zaka ìsáàmì kí a ni mú fọ́lọ̀dẹ̀ kí ni mufrad rẹ̀ ń gbà náà ok mulhaq aha ẹwọ́n sí lọ شعبة شعبة شعبة من عمل خمسين ربو شعبة أبو عبد الله كني ربو شعبة نو بارك الله فيكم من عمل خمسين شعبة مفعول ثاني لا ليس كذلك لا لا لا ليس كذلك لا لا لا لا أبو هود كنا يا أبو شعبة تمييز كلاري وصل خمسين اوكي بين تمييز من عمل خمسين شعبة سؤال جاء من عمل خمسين شعب سؤال جاء سؤال جاء من عمل خمسين شعب كله ليس سؤال جاء تمييزي تمييزي ولو بلو عن نسبه خمسين خمسين خمسين خمسين اوكي ẹgbà wọ́n ni wa mayyizi al-ishrina lit-tis'ina bi wahidin ka arba'ina hina so èyí tí a bá tẹ̀ fi Kùránì wọn ayi ثمانين جلدة أي جلدة ثمانين جلدة أي دي ما في القرآن ما كوني سمسك wọ́n ni wọ́n mana amila khamsina shu'batan so àwọn wa mayyiz al-'ishrina lit-tis'ina láti 'ishrina lit-tis'in mufrad mufrad mansub na mafi sake na mafi sai tamyiz rẹ̀ wọ́n ni wọ́n amila khamsina shu'batan afdalu mimman iktafa bi arba'in so ẹni tí ó ṣe àwọn ẹtuntun 50 ó lọ́lá jù ẹni tó ṣe kíni ẹni tó kàn ní wo 40 tó wọ́n mẹ́nà àmìlà 60 ẹni tó ṣe kíni ẹni tó ṣe 60 afdalu min sahibil al-khamsina wal-arba'in olólájú 50 àti 40 lọ but pẹ̀lú wọ́n mú ní o kó se kó mójú táwọn ọ̀rọ̀ yẹn tó bá kànlọ kó náà fílà 40 jọ oye tó pa àwọn kíni àwọn ọ̀rọ̀ yẹn ti ara o kò tó nǹkankan o so tó mójú tó gbogbo àwọn náà fílà but àti zuri àtàlásàrí ara o kìí ara o so wa man istakmalaha fala afdala wọ́n lẹ́n tó bá wá pé gbogbo àwọn ṣọ́ábì so àwọn ṣọ́ábì al-imani kò sí kíni kò sí tó lọ́lá tó so Imam al-Bayhaqi wọ́n sì ní tírà lórí ilé so ṣọ́ábì al-imani wọ́n ni huwa al inda ahli sunna wọ́n ilé iná pè ní iman lọ́dọ̀ àwọn oní sunna wọ́n fal'amalu min musamman iman wọ́n amalu iṣẹ́ nínú àwọn nǹkan tó jẹ́ imani ni wa huwa min arkanihi nínú àwọn orígun imani ni ثم من حيث مكانته من الإيمان تفصيلا ونتباو إيمان تباو كني بوزيشن رسي إيمان تباو في سارة يليكو فإن العمل ونيسو ينقسم بهذا الاعتبار تباو في وني يرون كبايو أقمي إلى ثلاثة أقسام سمتا القسم الأول كالاوكو ما ينتفي الإيمان بانتفائه أولا سيكا واسوسي بيه sísẹ́yìn ò bá ti sí ìmáni náà sí o wa huwa tawhid wa tarku al-fara'id al-ma'lum al-ma'lum wujubaha min ad-din bi darura jumlatan an ilmin wa 'amal wani lára rẹ̀ ní at-tawhid ìmọ́lọ̀ ọba lẹ́yọ̀kẹ́ bákan àwọn ọ̀rọ̀ èèyàn tó ti pé àwọn ìmọ́lọ́rọ̀ èèyàn nínú ẹ̀sìn ìntẹ́yàn gbọ́dọ̀ mọ̀ kí wọ́n fi ilẹ̀ pátápátá láti pó mọ̀ ó dẹ̀ mọ̀mọ̀ ni oye ó pa tí ó dẹ̀ mọ̀mọ̀ ó dẹ̀ fílẹ̀ ni so ilé yóò lè sọ di olè tí irú sẹ́bà tí ò bá ti sí kò sí ìmáni náà so in bẹ̀rẹ̀ àwọn sẹ́tọ́ sí pé tí ò bá sí kò sí ìmáni so tí ò bá sí kò sí ìmáni níbi alákọ̀ọ́kọ́ òun ni lára àwọn nǹkan tí àwọn afá ma ń sọ pé tí ò bá sí kò sí ìmáni òun ni èyí táwọn yẹn máa ń pè ní jinsul amal tí ó bá ti sí jinsul amal kò sí kìnnì kò sí iman oye so ìtàwọn yẹn ma ń pè ní jinsul amal so wà yí ń ká na bútẹ̀ sí pé sheikh robin sọ pé èyí tó dáa jù náà ni pé kí a masu rúfin man taraka al'amala kulliya ẹni tó pa iṣẹ́ ti pátápátá ma sọ pé jinsul amal sọ pé ni tó gbéjẹ́ jù lẹ̀ pátápátá oye man taraka al'amala kulliya kulliyatan ó gbéjẹ́ jù sílẹ̀ pátápátá so ma ń pè ní jinsul amal ní pé a ní pé kò síṣẹ́ kankan kò síṣẹ́ kankan nínú ìránṣẹ́ kankan kò jẹ́ ìfẹ́ ìránṣẹ́ agbẹ́dá fún ìfẹ́ kò sí ìránṣẹ́ kankan rí ìránṣẹ́ kankan kò sí rí so ilé iná wà náà àwọn kan tó sé kíni pẹ̀lú pé tí ò bá ti sí yóò ti síṣẹ́ kankan rí kò síṣẹ́ kankan rí ìmáni náà kò sí ìmáni náà pẹ̀lú rẹ̀ oye kò sí ìmáni náà pẹ̀lú wọ́n alqismu thani ìpín kejì ma yunafi kamal al-iman al-wajibi in tí ó ní jẹ́ kí ìmánì yẹn pé ẹ̀rì pé irú nǹkan báyà sàràyè na fún àárọ̀ àwọn kankan wà tó jẹ́ òsúlàbí tó pé ògbùlọ mọ́ sí àwọn kankan wà tó jẹ́ pé ó mọ́ jẹ́ kí nǹkan pé ní àwọn kankan wà tó jẹ́ pé ó mọ́ jẹ́ kí nǹkan sí kí nǹkan rẹ̀ wà ní so misaluhu tarku zaka kí yàn pé zaka tahawunan látara pé kò kákún sí irú àwọn báyìí ìyà tí ó sì jẹ ni tí ó tí ó yọ zakaya tó lágbára ní gbogbo rẹ̀ ní ọlọ́wọ́ bó wà yọ sínú náà oye wọ́n a ma fi mẹ́ọ̀tì ẹ̀ àti lẹ́yìn àti ní gbogbo àti lójú àti ní gbogbo ara so wọ́n ma fi mẹ́ọ̀tì so kílọ̀kọ́ rẹ̀ ọ̀rọ̀ zakasi rẹ̀ ó yẹ kí ẹwà kí á fògbà lọ́pọ̀lọpọ̀ gbà ní wa golden but èyí tí ó mú ni sí kí ẹwà pẹ̀lú síwà tí a bá rí pé èyàn tí a bá wọ́n pẹ̀lú síwà yẹn kọ́lá tí a bá ní 300,000 owó zakao honestly tí a bá wọ́n pẹ̀lú ti ṣíwà ní torí pé kílẹ̀ ta fi yọ zaka sí torí ìwọ olówó náà fi ní kó yọ zaka ní kìí sí torí ìwọ olówó náà fi ní kó yọ zaka náà torí àwọn aláìní so maslaha àwọn aláìní lè owó ok maslaha àwọn aláìní kó ti síwà ìsínú ok ẹ̀ẹ̀tò papọ̀ so so ti síwà ní kí a mọ̀ òun náà sì tó ní so una sí ní kí ni òun ni ihtiyatu wà ń bẹ ìṣọ́ra kí ẹ má lọ rí pétọ̀ ọ̀tọ̀ ló ṣe níwájú ọlọ́run oye so so yẹn láti níbi tí yẹn rẹ́kì ó wọ zakao so lábẹ́ pé tí yẹn bá wọn pẹ̀lú kí pẹ̀lú silver sàbí tí ó tó 300 kìí so bọ̀kátà àdé pẹ̀lú 300 so but gbogbo àwọn májẹ̀mú rẹ̀ yókù náà pé ọdún kan gbọ́dọ̀ rẹ̀ bọ̀ ṣe rí gbogbo àwọn májẹ̀mú pé ọdún kan yìí ó tọ́ kíyàn yọ tí ò bá tọ́dún kan bá ti pé èyàn ti ní 300 kẹ́ ah, sí wọ́n ká 2.5 èlò náà 2.5 percent 300 kẹ́ ọ̀yẹ́ so tabakọ̀ calculator èlò náà wọ́n wà fọ́ wọ́n wà fọ́ ọ̀pọ̀ so ten ba calculator sí so 2.5 percent 300,000 èlò nìyẹn ẹ́ seven thousand five hundred ni so eléyìí ní kẹfì right so ṣe seven five lè wà lè lé ọ so in tí in O in tí ó fi dákẹ́ ẹmọ gbélú àwọn afáànìyàn ṣe gbogbo àwọn nǹkan báyìí nínú àwọn kẹfì mímọ̀ ò ní àwọn Saudi àtàwọn ìlú mìíràn so àwọn èdè ókọdún kan pé so sálárì báyìí wọ́n ti sí zaka mọ́ yóò sì yọ ni ah. so yóò sì zaka yóò sì yọ ó ń gba sálárì yóò sì yọ ni so wọn ìdókọ́dún kan pé pé ààrin ah, ọdún kan ẹgbó pé ló tó di wájìbì tó mẹ́yìn ilé ìyẹ́ lè yọ́ bí fún ọkọ̀dún kan tó pé oye so tí ẹ̀họ anytime tí ẹ̀bá rí pé ah, owó wà lọ́wọ́ yọ́ so kí ẹ̀ sí ẹ̀rí pé gbogbo ìbádà lè yẹn ṣe kí ẹ̀ tó lọ bọ́lọ̀ bọ̀ pé ah, àwọn olówó ló <laughs> so gbogbo àwọn ọ̀nàdọ̀dọ̀ táwọn èèyàn tó máa fi ń kọjá àwọn èèyàn níbi ìjọsí ọlọ́ọ̀bà wọ́n ni wàkádà sọ́ọ̀mù ramadan wọ́n ni bákanáà kí a máa gbàwẹ̀ ramadan wàkádà fardul hajj bákanáà ọ̀nà ya hajj fahada fiskun wọ́n ni gbogbo eléyìí wọ́n ni ìjẹ́pò ah, kí lélẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí lè padà tiyàtiyàtiyà tí ó fi padà fi islam lẹ́wọ̀ yunafi kamal wala yudadduhu bil kulliyya ṣùgbọ́n kò ní yọ́kò pátápátá ma lam yajhad wujuba hadhihi al khisal tí ó bá ti jà láyàn pé kíni kò sí tí jẹ́ zaka so tó bá ti sọ pé kò yí sọ̀nà yàn ìsàkíyè sọ̀nà yàn so ara tó bá ti bẹ̀rẹ̀ sí sọ bẹ́ tọ́ nínú àwọn ṣẹ́ ma yunafi kamal al-mustahab in tó sì pé bí kí nǹkan tí wọ́n fẹ́ fún wa nǹkan tí ṣẹ̀rí àfẹ́ fún wa kò ní jẹ́ kí nǹkan tí ṣẹ̀rí àfẹ́ fún wa yẹn kó complete kó pé ẹwùn sí ẹwùn bá ti wòye tó sì pé kí ni èyí tí ó negate ìmáni pátápátá èyí tí ò ní jẹ́ kí ìmáni pé èyí tí ò ní jẹ́ kí nǹkan tí ṣẹ̀rí àtún wá fẹ́ nínú àwọn nǹkan tí ṣẹ̀rí àfẹ́ fún wa kó pé wa yumkin an yuqal wọ́n ni ẹ̀lẹ́ sọ pé ma yakunu min tafwiti al-fada'il níbi àwọn àwọn sí ọlọ́lá kí ẹ ma fi ráre kí ẹ ma ra àwọn fada'il ráre kò ní gbé ìjọ jímọ̀ gbogbo àwọn nǹkan báyìí so so nínú àwọn nǹkan tí Islam fẹ́ fún wa ní pé ká ma fi tóní ká ma fi kí ká ma nít so فهذا حصل كمال الإيمان الواجب wọ́n ní eléyìí ó ẹrú ẹni báyìí ó ti ìmánì rẹ̀ ó rí bí àkífì ìmánì فليس في إيمانه نقص قصي نقص بإيماننا ولكن فوت أشياء مستحبة سبحانه وكان كما تجي مستحبة وما سي oye so ma se musoha ọmọ ìyá ma bọ́ ọmọ ìyá lọ́wọ́ ma bèèrè ọmọ ìyá púpọ̀ àwọn wà dáadáa àwọn wà dáadáa oye irú àwọn ilomina tí wọ́n ń ṣe tarkiz lórí manhajì nìkan fi manhajì nìkan náà ni so gbogbo àwọn akhlaq àwọn wà dáadáa kíyàn jẹ́ oníwà dáadáa kíyàn jẹ́ ọlọ́rọ̀ dáadáa sáwọn èèyàn kíyàn jẹ́ onírẹ̀lẹ̀ so irú àwọn báyìí irú àwọn nǹkan tí wọ́n kó sí ni al fawat wọ́n láwọn kan tí ń bọ́ fún yóò hasilun fi nawafil ó lè rí wọn níbi àwọn nawafili so bọ̀ kò sí kí ni kò sí wọn wọ́n ni hadhihi aqsamul amal min haythu manzilatuha min al-iman wọ́n láwọn bí pẹ́tí tí iṣẹ́ pín sí ni àwọn kí ní iṣẹ́ pàtàkì gan ká dẹ̀ wọn mọ́lẹ̀ àwọn iṣẹ́ kan wà tó ti pé

tó wọ́n yìí ti ẹkí wọn ara kí wọ́n kọ́ wọn sí kankaná pé kí ni nígbàtí wọ́n ti sí ìhun kankaná ni wọ́n wọ́n ni wà bí haza ulima tawassutu ahli sunna pẹ̀lú ilé ilẹ̀ fi ma pé àwọn ahli sunna wọ́n wà níwọ̀ntúnwọ̀nsì ni wa hum wasatun fi kulli shay ahli ni falam yaqulu àwọn ẹ májẹ̀mú ní kí sẹ́kàn fi lálàáfíà ní lè an nàlá àmàlà ya tẹ́lif wọ́n tó rípe iṣẹ́ ọ̀tọ̀tọ̀ ni falauqalu dhalika so wọ́n ni tàbá ikú wọ́n sọ bẹ́ẹ̀ ni lawafaqul khawarij ta ma fi sọ pé ṣarkù sí ha ni amẹ́rì pé ká abọ́dọ̀ rí iṣẹ́ kí ìmániyàn tó lálàáfíà so wọ́n sì kí ni wọ́n bá àwọn khawarij mu walam yaqulu ṣarkù kamal wọ́n sọ pé à ah, no kíṣẹ́ ka fi pé ni kí ìmániyàn ka fi pé ni ṣe lásán

àwọn bídá ni wọ́n bá dáhùn ahlùsúnnà àwọn ahlùsúnnà sí kí ni wọ́n pè wọ́n ní wọ́n bídá wà ṣaddadu alayhim wọ́n sì lè lórí wọn so wọ́n sì kí wọ́n sì lè ní orí wọn so kí wá ní àmàlù ó jẹrọ ẹ̀ àmàlù nínú ìmánì lówà ní tàmà sọ nìyàn oye àmàlù nínú kí ni nínú ìmánì lówà sí ṣarúkù sí hà ní àkílùkọ rẹ̀ jẹ́ kí ni ṣarúkù so bá sì ṣe kí bá sì máa ṣe nìyẹn so àwọn ká yìí <laughs> bó ṣe kéré tó yìí wàláhí tẹ́lùmí fi ń yà àwọn ẹlẹ́bọ̀ jù báyìí lọ láwùjọ wa tẹ́lùmí <laughs> fi ń pè yàn kéfì rí tó rí dàrú mọ́ lọ́wọ́ wàláhí kò ju pé àwọn kátà àkàtàrà yìí kò ju pé yìí tí ò gbọ́yí náà nìyàn so ó o so kọ́nà wa kò fún wa a ti sàdéhùn fúnra wa wa nítorí àwọn oríṣiríṣi àwọn ẹ̀sùn tafin kan wa ahlu sunna wal jama'a awwalan ẹlẹ́kejì nítorí kí a bá fi ma hakíkọ̀ òdodo àwọn nǹkan torí pé àwọn Halabiyyun wọ́n ma ń lo àwọn nǹkan yìí dáadáa láti fi dọ̀rọ̀rú láti fi sọ bí ọ̀rọ̀ sí jẹ́ so ká bá fi ṣe kí ni ká fi wà lórí basírọ̀ lórí nǹkan tàà ń ṣe a kásàlàyé fún àwọn àwọn ni haddadiyya pàápàá jùlọ ká fókọ̀sù lórí àwọn nǹkan tó jọ mọ́ àkílùkọ̀rẹ̀ àwọn nǹkan tó jọ mọ́ abala yìmán níbi tán ti sàṣìṣe so àti níbi tán ti fẹ́ dá àwọn àdádá lẹ́ẹ̀mẹ́ so haddadiyya inisbani wọ́n fi wọ́n ti sí kíni ẹnìkan tán pè ní mahmud al-haddad so mahmud al-haddad mahmud al-haddad yìí ọmọ Egypt ni so ọmọ Egypt ni so ó lọ sí Saudi so nínú àwọn nǹkan tí ròyìn tán ròyìn ní pé kèsí pé bóyá tọ́lìbùn ilmi kan tó wá jókòó fún tọ́lábùn ilmi ní ara ò ó ń ṣiṣẹ́ ń Saudi ni ń ṣiṣẹ́ Medina ni so òun ma opportunity ń jókòó ní jókòó àwọn ní àyàwọn àfá so kèsí ẹnìkan tán mọ̀ lólúmọ̀ àbí nǹkankan bọ̀ nígbà táwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí ń gbárùkù tí wọ́n bẹ̀rẹ̀ sí ń tó àwọn èèyàn náà ni máa ń fádàwò báyìí so tẹ́nì kawákà dé sí wọ́n bẹ̀rẹ̀ ah o ní nǹkan lẹ́ o o ní nǹkan lẹ́ ẹ̀ tí ìmọ̀ ẹ̀ tí ìmọ̀ tó sí ń bọ̀ ẹ̀ tí ìmọ̀ kankan ẹ̀ tí ń rọ́tì tí mo dá mọ́ gba kéwẹ́ ẹ̀ tí book appointment so gbogbo gbogbo àwọn kan báyìí òun ló ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ Mahmud al-Haddad so tó ṣe pé à nígbà tó dé Medina ó kọ́kọ́ ó gbé ara ẹ̀hàn bí wà kó ní súnnà lòun so gbé ara ẹ̀hàn bí wà kẹni tó nífẹ̀ẹ́ súnnà lòun ẹni tó fẹ́ dún ní màwọn àfáà súnnà lòun so whereas láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tekfiri tekfiri ni mahmud al-haddad so láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ báyìí tekfiri náà so yíká gbọ́ọ̀rọ̀ sheikh mokbil kan nígbàtán bí wọ́n nípa arákùnrin bóò ni wọ́n ti jú rẹ̀ wọ́n bi sheikh mokbil pé ta ni haddad àti kí ni àwọn ìròrí àwọn haddadi yìí أما الحداد فهو محمود اسمه محمود الحداد وني ينزل جاء الحداد أقول محمود الحداد وكان الاستقامة لا بأس بذلك وني أوسي جاوري أولي أولي استقامة لو وتله eléyìí kò dẹ̀ sí aburú ń bẹ̀ ìyẹn lè wà lórí ìsìnkọ́mọ̀ tí ó ṣe kí ni tí ó yẹ gẹ̀rẹ̀ kama yatakatam wọ́n ní Ọlọ́run ba ló mọ̀ o bóyá bí bóyá yatakatam bóyá dọ́gbọ́n yin fira rẹ̀ pamọ́ tẹ́lẹ̀ náà ni wa kan bayna wa bayna wa bayna shaykh rabi'a nan wọ́n ní láàrin wọn àti shaykh rabi'a ya kilo kore ibane ni ṣe wà láàrin wọn wa sadaqa àti jẹ́ bí ọ̀rẹ́ jẹ́ ìbáraẹnisẹ́ wà láàrin wọn láàrin wọn àti shaykh rabi'a eléyìí èyàn yìnbọn wà kẹwọn sí ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó fi àwọn nǹkan tí ó wà lórí ànà tó fi hàn sheik mokbulin sọ lẹ́yìn wọ́n ni nínú àwọn ànù yìí náà ni pé ó ní fatul bari tíra ànù ni ó ní eh, ibn hajar ó sáà sì ṣe ní àwọn èyí tó pọ̀ wọ́n ní so nítorí náà fatihul bari ó yẹ kan sekini ó yẹ kan wọ́n sún ni so mahmud al-haddad ó ṣe fatuwa pé kan sekini kan wọ́n sún fatihul bari لولا أن النبي صلى الله عليه وعلى اله وسلم يقول لا يحرك بالنار إلا رب النار وني شيخ مبل أفاد دافع سنية سلفي ينقح وني تي باسي pé annabi ti ní kò sẹ́ni tí ó gbọ́dọ̀ lo iná fífi àjẹyàn àfẹni tó dá iná àwọn òbá ní kí wọ́n sùn wọn náà so nígbà tó ti sọ pé kí wọ́n sùn fatikul báyìí pé kán sí kí ní kán sùn wọn náà wọ́n ní àbá sọ pé ìrẹ́ ya haddad ìwọ ló lẹ́tọ̀ sí pé kán sùn jùlọ wọ́n ní ju báyìí tó ṣe pé àkàkún nǹkan lánlá nínú mọ̀ lọ wípé tíra ta tí o sírú rẹ̀ nínú àwọn tíra àwọn súnnà wọ́n ní kọ́lọ̀ ọba kó sẹni tó kọ́ Ibn Hajar kó sàn lẹ́sìn rádá wọ́n ní nítorí pé Ibn Hajar wá sáàsì níbi àwọn abala kankan wani ní yóò gbó àwọn nǹkan tó ní nínú àwọn nǹkan dáadáa àwọn ṣẹ́ وهكذا أيضا شرح النووي بكنا حداد نكاس شرح صحيح مسلم ناتي النووي فهذه من صاماته nínú àwọn àdánwò àdáde lè léyò wọ́n ní àtàwọn nínú àwọn nǹkan tó wà lọ́dọ̀ rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ rí wọ́n ní àwọn wá sọ fún yín báyìí pé fathul bari àti sharh sahih muslim ti imamu nawawi o wọ́n ní ah. méjèèjì o èyàn ó protect wọn ni èyàn máa ń keep wọn bí treasure ni so in ti sheikh mukbil san fi ah, describe ẹni tí ń jẹ́ mahmud al-haddadi so al-muhimmi ni pé ṣe rí alákùnrin ó wọ̀lú madina so a gẹ́bí anabi sallallahu alaihi ah, sọ pé al-madina tó haram faman ahdatha fihi hadathan tó ní pé almadina sanctuary ni ẹn tó bá fẹ́ ṣe bàjẹ́ kan nù rẹ̀ aw awa fihi muhdithan àbí wọ́n ń gbé lẹ́yìn bẹ́ẹ̀ nìkan tó fẹ́ ṣe bàjẹ́ so fa alayhi ra'natullah so ìpé ọlọ́wọ́ bó ma bẹ̀ lórí ẹ̀ so alákùnrin yíó ìgbà tó wọ Medina mo fẹ́ kàn kankan fún wa tí mo fẹ́ jẹ́ ká mú ní ọgbọ́n ká dẹ̀ ká sàkéèsì gan nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gangan ni ó ní ọ̀rọ̀ ó ní tírà kan tó kọ kí ló kọ rẹ̀ náà at-tanqih bima fi mujazafati Sheikh Rabi' min al-abatil so Sheikh Rabi' kọ tírà kan wọ́n pè ní mujazafatul haddad àwọn wọ́n wọ́n haddad wọ́n ṣe kíni wọ́n kó síbẹ̀ so òun wá kọ tírà pé à so ibẹ̀ ló tí wọ́n ń ṣàlàyé bóhun ṣe wọ Medina gbogbo àwọn wà tó wọ́n máa gbogbo ẹ̀ mọ́ra wọn so ọ̀rọ̀ ẹ̀ náà láfẹ́ múnú ọ̀rọ̀ rẹ̀ ó ní nígbà tún sọ́rọ̀ ó ní tanaqala ba'du shababi anni ó ní àwọn ọ̀dọ́kọ̀ kan wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ látọ̀dọ̀ òun wọ́n narrate látọ̀dọ̀ òun minha ma huwa kadhibun alayhi àwọn nǹkan wà tó sì pé irọ́ ni lórí mi àwọn èyí tó jẹ́ irọ́ yẹn nígbẹ̀yìngbẹ̀yìn ó padà ohun gangan fún ààrẹ padà sọ wọn ó bẹ̀rẹ̀ minhum àbí wọn ò lágbọ́yé wọn ò lágbọ́yé aw haqqun àbódodo náà ni no mẹ́ta ni àwọn kan wà yọrọ ni àwọn kan wà wọn ò gbọ́yé so àwọn kan wà òdodo ni lam yuhsinu iradahu wọn ò rí gbé kalẹ̀ dáadáa aw idrakahu àbí wọn ò gbọ́yé lè gọrọ bá ti hì torí ó jájòdì sí wọn ẹkọ́kọ́ kẹ́mà sí gọrọ bá ti hì náà so ó tẹ́jọ̀jù sí wọn nílùú àwọn olùmọ̀ nǹkan kan wà tí wọ́n ń gbọ́ látọ̀dọ̀ rẹ̀ Mahmud Haddad wọn sì gbọ́ lọ́dọ̀ Sheikh Abdul Muhsin Affan wọn ò gbọ́ lọ́dọ̀ Sheikh Hamad Al-Ansari Sheikh Hamad wà láyé ìgbà wọn ò gbọ́ lọ́dọ̀ àwọn kìbára àwọn kìbára olùmọ̀ ọ̀dọ̀ ìrẹ́ tó yí ṣe àfá àwọn ò mọ̀ pé tọ́líbùl ilmi ló jókó tí òun sì sẹ́mẹ̀ dínà ní oye òun opportunity kéwú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sọ̀dọ̀ rẹ̀ náà ti wá sí kí ni láti gbọ́ àwọn nǹkan tí nínú mọ̀tánìkan sọ́rí wọ́n ni fàṣílámà àzáríkà ma àúzìláti ibi tí mo fẹ́ jíká ibi tí ń lọ ni ó ní gbogbo yẹn wá kó jọ papọ̀ ma àúzìláti an ziyarati nas pẹ̀lú pé èmi ma ń dáwà fúnra mi èmi rọrẹ́ ní kankan ibi bá mo fẹ́ ká farasí so ibi bá mo fẹ́ kí ìlú jẹ́ ìlú wé kí ẹ ti ma fàdọ́lá àúzìláti kíyàn wà láàrin àwọn arẹ kíyàn sí ma fàdọ́lá àwọn sílá oye so èyàn wà mẹ́jì náà wà lọ́dọ̀ àwọn sheikh Rabi sheikh Ubayy sheikh Ahmad sheikh abdulmusin abdal sheikh Ahmad aljami wọ́n wà láyé ń gbáyẹn àwọn èyàn àwọn masáyẹ̀ tó pọ̀ ládá èyàn wá wò pé wọ́n sílá ló dá fún kún dáwà kún mọ́ lọ́rí ẹnìkankan ló dá fún so sí ayé ma fi àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sáwọn tó ti síwájú ẹ ma fi ń wà àwọn èyàn lónìí bó mẹ́ jẹ́ bá ti rí pé àwọn harakọ́ọ̀tì àwọn ìjòkó ìmọ̀ bá ọmọ ìyá tí ìmọ̀ wà ní jòkó mọ̀ ìjòkó dáadáa gbogbo yẹn rírí mẹ́ òun sílá ìmọ̀ dáwà wallahi ẹ máa kẹfíṣẹ́ ni ẹgan ẹ máa <laughs> gan so ó ní fàkẹ́sọ̀rọ̀ kẹ́zùbọ̀ àlẹ́yà ìrọ́bá pọ̀ lórí mi orí ta'arrafa ilayya ba'du shabab ó ní àwọn ọ̀dọ́kọ̀ kan wá bá wọn alladhina sami'u safahata wa hamaqata hadhihi al-akadhib wọ́n gbọ́ wọn rọ́ àwọn wíkú o wọ́n gbọ́ wọn wa tarha alayya takhfifan li haddati ma sabaq an nazura sawiyan ba'd al li bayani ó ní wọ́n ní kó sà lórí àwọn afá kan kọ̀ọ̀kan tó tún fẹ́ sàlàyé àwọn òdodo àwọn kan tó wà lọ́dọ̀ fún wọn so ó ní falam ajid buddan min al'amal ó ní ohun orí kankan ju tó wọ́n ṣe náà àwọn sẹ́ lọ so ju kóhun lo opinion rẹ̀ náà lọ kóhun lórí àwọn àfáàyìn ẹmọ́ tó gbọ́ alákàrọ́hà ti mìnì pẹ̀lú pé mo léètì náà li bí mo ṣe mo lọ láwọn àfáà yẹn náà pẹ̀lú pé mo rí ti pé á ah, kí hẹ́ndì ma dáwà mi ẹ̀dàkùtọ̀ ọ̀nà sí àpẹẹrẹ pé ní ilé yóò padà nù náà fọ́n <laughs> ẹ̀dàkùtọ̀ nígbà táwà fáwọn mẹ́dínà kò lọ kéwú kódà ṣékọ̀lọ́bí ìsọ́npa haddad na in play rẹ̀ fún wọn inshallah ṣékọ̀lọ́bí ìsọ́npa haddad àwọn kẹ́ yìí wọ́n láì ma ẹ ma fi wọn àwọn èèyàn gẹ́ gbogbo ìjẹ́ bá ti rí iná dásà wà àwọn ìjòkó ma wà oríṣìíríṣìí àwọn ọ̀nà ìyẹn ló fi lé kéwú láàrin àwọn ìyá láti mọ̀ bá àwọn ìyá ṣe ó wọ́n ń self-study ní kọ̀rọ̀ kan tí ń self-study ààrẹ kí àwọn ti fi kẹfin sẹ́ni bẹ́ẹ̀ honestly yẹn so wọ́n ní

so yọ ọ́sùlà kí ẹ máa fa dọ́là ọ́sùlà láwọn àsìkò kí ẹ láwọn ya gidi fa kí ẹ máa láwọn ya gidi kí ẹ lé àwọn àǹfààní kí ẹ lè ṣe láwùjọ kí ẹ láwọn èèyàn tí wọ́n nílì assistance yàn lórí òdodo kí ẹ ní so ṣètọ́n bí àwọn tí ṣètọ́n wọn tètè mú náà nìyẹn so abẹ́nìkan èèyàn kírísítà kẹyàn kò ń ṣe kò bá wọn tó wà I don't want friend ni oye so gbogbo but pẹ̀lú I don't want friend náà gbogbo ma ló sì ń claim fún woman. ma ibi tí yíò sì máa kẹ́ fún pé à ọjọ́ lẹ́yìn tó máa ń bá lọ báyìí tọ́ ọlọ́run mẹ́jì kíkẹ náà padà dàbí mahmudun so wọ́n ni àfàkọrọ́jìnà yawon malisne orí ajáde lójọ monday ana wa zalika shab pẹ̀lú ọ̀dọ́ yẹn mi ma'aradil kitabil biljami'a ila salati dhuhri ila bayti qaribin min al-masjid rasulillah wọ́n ní ilé ka tó súnmọ́ masalata annabi bayti sheikh rabi' wọ́n ní falamma jalasna takallamtu fima nasabahu shababu ilayya ẹmọ wagbọ́ ó ní ìgbà tó ń jòkó àwọn sọ nǹkan tí àwọn shababu tán fi ti sọ́dọ̀ hun ẹmọ wagbọ́ qala sheikh rabi' wọ́n láti bí ọdún kàtàbọ̀ wà látẹ̀ zúrù náà ó sì fíjítà ó fíjíwárí wà látẹ̀ zúrù ahla súnnà ó sì fíjítà wọn àfáà súnnà ó fíjítíwárí ó fíjítà àfáà súnnà pẹ̀lẹ́ alhassan pẹ̀lẹ́ dákùn so ó fíjítíwárí ó fíjítà wọn àfáà súnnà rí èyàn wà ń lù ó wà ń lù òlù ó wà ń bí táwọn àfáà wà o wá ń dá úzúlà lédèdè kan sí kọ́rọ̀fẹ́ so but ẹ ma wọ́n ṣúgbà ó tún mú ṣúgbà wà náà but ah, honestly kéèsè gbogbo ẹ̀yẹn la ní ìdìbáyì mo kà fẹ́ yọ fún wa pé kákẹ́kọ̀ọ́ lára wọn kìíní ni pé ìtẹ́lòmí ma ń dánwò tí ó ma rò pé ó fi ń fà dọ́là ara rẹ̀ òun sì fẹ́ bẹ́ẹ̀rẹ̀ kankan so eléyìí jẹ́ bó ah, Mahmoud al-Haddad ẹjẹ́ wá tún play fún wa ọ̀rọ̀ kẹta tí ibi tàbí bí sẹ́kọ̀rọ̀ bí n bèèrè kan ẹjẹ́ ká gbọ́ نسمع بالحداد ومن الناس من يبدر الاستدلال بكلامه طعن في فضيلتكم فهل هو تلميذك ونريد أن نعرف عنه شيئا من هديه wọ́n yí a máa ń gbọ́ nípa al-Haddad wọ́n ní ìsìn bẹ́nà àwọn èèyàn tó ṣe pé wọ́n máa ń fi ọ̀rọ̀ rẹ̀ ṣe ẹ̀rí láti pé tán fi lálà sí yí so gẹ́gẹ́ bí àwọn ma harabi lórí wẹ́bsáìtì harabi báyìí kullul harabi yìí lórí wẹ́bsáìtì yẹn báyìí bá mú ọ̀rọ̀ haddadi ọ̀rọ̀ àwọn haddadiya so àwọn asaru.net àbí kí tí wọ́n ní ṣe haddad ṣe student yìí ne haddad wọ́n ní wà lórí ìdó an náà àrífà ṣe an min manhaji afẹ́ ma ń pa ojú ọ̀nà rẹ̀ ẹ ma gbọ́n ka ti ṣe robin sọ wọ́n ní ẹlọ ẹlọ bí haddad yẹn ẹbí ṣe ó ka tíra kankan fún mi ṣe láìsí ó gba tíra kankan lọ́dọ̀ mi وهو يعتز أنه ما طلب العلم على أحد أبدا wọ́n ní àdádi máa ń fi ń ṣe fáàrí pé òun ò wá mọ̀ lọ́dọ̀ ẹnìkankan rí ṣe pé a rí inú àwọn èèyàn náà láwùjọ tẹ́ máa àwọn ọ̀rán in tó yẹ kó máa pààyàn lẹ́kún kí ẹ máa fi ṣe fáàrí rí ṣe fáàrí wọ́n ní tó clear lélẹ̀ wọ́n ní òun náà mẹ́lẹ̀ àwọn èèyàn náà dẹ̀ mẹ́ ilé wọ́n ní kò ká kẹ́límà kárí fáwọn báyìí kò gba kẹ́límà kárí lọ́dọ̀ àwọn báyìí kìí sọ ma kìí sọ ma kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sí ni kìí sọ̀rí àwọn kìí sì mẹ́sì àwọn wọ́n ní ó fi ara rẹ̀ máa wọn àwọn sì rú dáadáa pẹ̀lú rẹ̀ àwọn sì rò pé sálàfí ni wọ́n ní ó wá bẹ̀rẹ̀ sí mú àwọn oríṣìírí àtàwọn àdánwò wá ọlọ́run bá dẹ̀ túnà sírí rẹ̀ wọ́n ní ọlọ́run bá dẹ̀ túnà sírí rẹ̀ wọ́n ní ọlọ́run bá túnà sí àwọn dẹ̀ kọ àwọn tíra ń pa rẹ̀ wọ́n ní alamari ẹ̀dẹ́ clear pẹ̀lú ọpẹ́ fún Ọlọ́run Ọba wọ́n ní wọ́n bá fi ṣe kọ̀rọ̀ pípé ókè ẹ ti kọ àwọn tí ìlàkàtà fi ṣe rọ́dù fún wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ti kọ sí ìlàkàtà àwọn pè ní kashfu mujazafati al-haddad so kashfu mujazafati al-haddad so ní pé ìsíjọ lórí àwọn wọ́nranwọ̀nran haddad oye so àwọn wọ́nranwọ̀nran haddad ìsísọ lójú rẹ̀ wọ́n àwọn ti kọ tírà yìí wọ́n ní àwọn sàlàyé ń pé nínú àwọn akhbatu rajulin ala wajhi al-ard nínú àwọn tó já yakúyàjú lórílẹ̀ ni haddadi wọ́n ní ó tún wá hàn lọ nígbàtá àwọn wà ní Kuwait pé nínú àwọn tó yà òpùrọ́ jù láyé ni wọ́n ní ìgbà tó tún hàn tó wọ́n ní ìgbàtá àwọn tún wá padà rí àwọn tó tún parọ́ jù òun lọ so torí mẹ́lẹ́yìn àdàkọ àwọn kọ̀ọ̀kan insha Allah fún tí àyí bá gbà tó rọ́jọ́ sí lọ́gán tó rọ́jọ́ sí lọ́gán náà wọ́n ni iṣẹ́ ìgbọ̀fí iná wọ́n ni wàláhì pé ń parọ́ gan wọ́n ni sí látòrò wọ́n di sí sí láàárọ̀ òun ó mọ̀ gbà ń bì kan mahmud ó mọ̀ gbà lọ́dọ̀ sí ẹ̀ so sí sí tán fúnra wọn nìyẹn wọ́n ni wọ́n ni nígbàtá àwọn máa rí àwọn ọ̀rọ̀ Haddad àwọn ọmọ orògbóhun ló burú jù ni so ní pé àwọn ọmọ olókùn ló burú jù lórí lẹ́nu wọ́n ní ṣùgbọ́n ẹnìkan tún ó tún yọrí lọ́dọ̀ yín ní Kuwait ó yọrí lọ́dọ̀ yín ní Kuwait tó se pé kíni tí òun náà yọrí ní yọrí tó lágbára gan wọ́n ní òun ó ṣe kíni ó parọ́ ju Haddad lọ òun ṣe kíni òun náà tún ṣe kíni ó parọ́ ju Haddad lọ so eléyìí ni nǹkan tí Arabi' tí wọ́n sọ so in ta fi mọ̀ ní ẹ pé Haddad sọmọ kéwú Sheikh Rabi'a oye ó sì láwọn ọ̀rọ̀ tó kójọpọ̀ nínú àwọn nǹkan tí ó sọ ń pa Sheikh Rabi'a pé so gbogbo àwọn ọ̀rọ̀ tó kójọpọ̀ àtàwọn nǹkan mìíràn tó sọ ká so arákùnrin yìí nígbà tí ó wà ní Medina gbogbo àwọn Sheikh Hamman wà ń bẹ̀rẹ̀ ibi títọ̀ láàrẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bí kanáà àfáànà sinarẹ́tò ní pé Ah, ibi tó ti bẹ̀rẹ̀ náà ni pé ṣẹ́rí ẹdí ń sọ problem àwọn haddadiyya fún gúlúwù náà ni number one gúlú aṣejù gúlúwù ni number two ni pé kò sẹ́ni tàà lè clear ṣẹ́rí méjèèjì yẹn ṣẹ́rí yẹn bá ti dìmọ́ ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan táwọn haddadiyya ń ṣe ó clear yóò hàn sí yẹn number one gúlúwù ni number two kò sẹ́ni tàà lè clear so tí àwọn kèrùsẹ́ni tí a lè clear ní ìclear bàjẹ́ ní pé káta clear rẹ̀ so wọ́n lọ bá Sheikh Ahmad Al-Ansari òun àti àwọn ẹmẹ̀wà rẹ̀ so wọ́n lọ bá wọn nínú library wọn so wọ́n lọ bóyá ọ̀rọ̀ padà débẹ̀ náà ni pé káfẹ́ wọ́n ní wọ́n lárí fún wọ́n sọ fún wọ́n sọ fún Sheikh Ahmad pé a ah, pé sásìkò ti tó sí ní báyìí ni pé ká stop láti máa lo Fathul Bari ní pé nínú library yìí oríṣiríṣi àwọn príntì Fathul Bari lẹ ní tó ju ẹyọ kan tó ju mẹ́ta lọ so lẹ nínú Fathul Bari pé ṣé kò tí sásìkò ti tó ní ká stop láti máa lo Fathul Bari pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ibn hajar jẹ́ ìpé mubtadi' ní ìpé gbogbo àwọn kan sí àmà wá kàtíra ibn ni so sheikh ahmad wọ́n ní sheikh ahmad báwọn sí ma ń ṣe àwọn ma ń lìdì so wọ́n fẹ́ gbọ́ tẹnu rẹ̀ náà pé sáàrù so kí wá lóòrò pé káwọn ṣe báyìí so lè máa lò fún sọ yìí bùkọ́lì ní pé kan kọ fátòlù bá rí mi pé tán bá ti kọ̀ yẹn àwọn ò lè sun ilé ìná pé nígbàtí gbogbo tíra ànù ni pé gbogbo ẹ̀ so ṣe kàmọ́lù wá so ká sun náà wípé ah, ẹni pé àwọn wá àwọn nípa àwọn wá sọ fún pé àwọn tí wọn ò ó wá ń sọ pé before ó ti ká tó sọ̀rọ̀ wá ní ẹbọ́n ṣe narrate pé ó wá ní pé táwọn bá ti tẹ bá ti kọ fátòlù bá rí tán ọlọ́wọ́ bó tún sí rọrùn á tún bọ́ sí ti náwàwí náà ṣàrù yìí muslim náà so ní pé àpá àti ṣàrù sọ yìí muslim náà pé ká clear òun náà kún lẹ́gẹ́ bá kẹwàá so gbogbo àwọn tó máa wà lórí ànùbọ́sí máa ń ṣe ni ẹ̀sáwọn ọmọ jàbá sábà máa ṣe ìkọmọ̀ hújà fún ẹ̀rin ó máa pààyàn ni ìkọmọ̀ hújà síbi lọ wá gbé fún mi síbi so wọ́n ìmọ̀tàwọn wá sí ìtò bẹ́ẹ̀ pọ̀tàwọn bá rí tíra fatul bari mi a tó ní ìnáyà tí ibn hajjaru ní tó dẹ̀ ní lẹ́wù mọ̀yẹ̀fẹ́ àwọn pa sí ibn hajjaru ti pé ṣe mahmudu wa so wọ́n ká wọ́n bí wá ní ó ní awálóhun ò ní máa bí ó dẹ̀ wọ́n ní so wọ́n lé mahmudu jáde so alákùnrin yẹn sà padà wọ́n padà lé kó Madina so wọ́n padà lé mahmoud al-haddad wọ́n padà lé kò ní eh, madina nítorí àwọn àdánwò tó ń dálẹ̀ gbogbo àwọn afá súnà ló takò gbogbo àwọn afá súnà pátápátá but ibi tí bọ̀rá rẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn pé kò sẹ́ni táà lè clear so nígbà tó kọ́kọ́ ibn hazm ń bọ̀ ok ó bẹ̀rẹ̀ pẹ̀lú ibn hazm ó bẹ̀rẹ̀ pẹ̀lú sheikhul islam ibn taymiyyah àti kílòkọrẹ̀ àti àìdùl qarni so ó sàbẹ̀rẹ̀ pẹ̀lú àwọn mẹ́tẹ̀ta yẹn so àwọn mẹ́tẹ̀ta yẹn ló kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ẹmọ̀ pé àìdùl qarni òun padà nún jẹ́ tó tí dọ̀lárẹ̀ padà habọ́tì Sheikhul Islam Ibn Taymiyyah tó ma ń sọ nípa Sheikhul Islam Ibn Taymiyyah ni pé à ah, nípa Sheikhul Islam Ibn Taymiyyah lásìkò ó láwọn àti kọ̀kan ó sì ma ń ṣe nákùdù bọ̀ Ibn Hazmi ó kàfàrà Ibn Hazmi Ibn Hazmi so ó ní Jahmiyun Gild ni so ní Ibn Hazmi ọdọ́ tọ̀rọ Ibn Hazmi ọ̀rọ̀ wà ń bẹ̀ náà so ọ̀rọ̀ wà ń bẹ̀ but a ah, kílùkọ rẹ̀ so ó tún oríṣiríṣi àwọn èèyàn báwọn Ibn Uthaymeen ó Jahmi ni Sheikh Ibn Uthaymeen so ó ní Sheikh Al-Albani Murji'a ni sheikh Rabi Murji'a ni wọ́n so eh, eh, kílùkọ́ rẹ̀ eh, sheikh Albani Murji'a ni wọ́n oríṣìíṣẹ́ àwọn afábá ọ́sá ó ti ní fún wọn fẹ́ ní kọ̀ọ̀kan so ó kà fara Ibn Hajar ó kà fara Nawawi ó kà fara kílùkọ́ oríṣìíṣẹ́ àwọn bẹ́ẹ̀ àtọ̀háwí Abul Aiz so ó ní ó sọ àwọn ọ̀rọ̀ burúkú ń pa náà oríṣiríṣi àwọn àfá báyìí bá so ọ́sùn wọn ni pé kò sẹ́ni táà clear so kò sẹ́ni táà clear number one sẹ́ni tí ò bá sì ti clear àwọn táà fẹ́ clear yìí so ohun kò dó dédé ni kò ní sí kọ́mọ̀ lórí tí ń ṣe ni oye so ó clear oríṣiríṣi àwọn èèyàn ó clear ṣe kàbíṣẹ́ àbáàdì gbogbo àwọn èèyàn gbogbo àwọn àfá mẹ́dínà ó sàrí pé òun lálàsí ẹnìkọ̀ọ̀kan sorí pé so tó dẹ̀ tó fún ẹni kọ̀ọ̀kan dájọ́ rẹ̀ but majorly àwọn méjì tí àwọn Haddadiyya tí wọ́n capitalize lé lórí Sheikh Rabi àti Sheikh al náà oye Sheikh Rabi gbogbo àwọn afá súnnà yìí òmúmẹ́ni wọ́n ní ìkórìíra fún wọ́n dẹ̀ ní àwọn ọ̀rọ̀ lórí wọn so wọ́n dẹ̀ máa ń pè wọ́n gbà so a nípa abala yẹ̀já rẹ̀ lèyàn wà tún wá lèyàn kan masu dada lèyàn ó sì ṣàlàyé àwọn akọ̀kọ̀kan tó níṣe pẹ̀lú rẹ̀ so eléyìí jẹ́ ní ṣókí nípa Mahmud al-Haddad ìgbàfúnra so kọ́lọ̀ bá subhanahu wa ta'ala so gbogbo àwọn àwọn kí ní ẹ̀kọ́ ni tẹ́ rí gbogbo ẹjẹ́ bá ti ń rí tí ó mọ́ dún bí táwọn àfáà ń so Mahmud al-Haddad ó kà so but ìpé ìkàfàrà Abu Hanifa àti ẹ̀ ṣe rí ìkàfàrà àti ẹ̀kẹ́ Abu Hanifa ẹ̀kẹ́ ṣe lórí òdúró ní jẹ́ ìfúgbùrọ̀ sọ́ra nìyẹn èyàn gbùrọ̀ sọ́ra gan ṣe àwọn ẹlòmí wà wọ́n wà lórí anú but àwọn nǹkan tó jẹ́ òdodo àwọn nǹkan tó jẹ́ òdodo mi wọ́n ma fi ń rinlẹ̀ but àwọn ò fi ń rinlẹ̀ nítorí òdodo wọ́n fi ń rinlẹ̀ nítorí àrùn ni so àwọn nǹkan mi wọ́n ma fi ń rinlẹ̀ so tó bá yẹ pé ọ̀rọ̀ Abu Hanifa ni àwọn àfáà lọ́rọ̀ lórí ẹ̀ tó ti ẹ̀ ṣe pé ìtí èyí tí ó padà tọ́lọ̀ padà wà lórí ẹ̀ ní táìmọ̀ asúrù Ibn Taymiyyah àtàwọn asúrù tó wálẹ̀ náà ni pé Abu Hanifa pé ìmáàmù náà ní kí yàn dákẹ́ lórí ẹ̀ nípa rẹ̀ so èyí tó fi ń dájú náà ni pé ní táwọn afá súnnà wà náà wà lórí ẹ̀ náà nìyẹn ọgọ̀rọ̀ wọn náà ni pé kí yàn sí kíni kí yàn dákẹ́ nípa Abu Hanifa oye ní àwọn àfá alábìíṣẹ́ síwájú so nípa but eric pẹ́sílẹ̀ náà wọn ò fẹ́ kíni wọn ò wá pápọ̀ al-haddad so torí òdodo làwọn fi mú yẹn haddad òun mú látara nù ni òun mú látara in tó fẹ́ ṣe ni yẹn so bó tẹ̀ sí pé ètò dáa jù náà pípọ́ àti ìyàmbá rí kó dodo ní nǹkan tí in tí àwọn Ibn Taymiyyah àtàwọn tó wá lẹ́yìn lẹ́yìn tó ti ń sọ nípa Abu Hanifa so kò jẹ́ bú sí jẹ́ lábàlá yìí so hada wallahu alam insha Allah ta'ala ayi tẹ̀síwájú ní next week nípa Haddadiyya àti in tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrìjá ayana na yàrá kọ́nà ba kó jogún matafilẹ̀ sàrayẹ̀ rẹ̀ fún wa kó sọ wa níbi gbogbo àwọn nǹkan annú yẹn ẹni tẹ bá ti ń rí mo sọ pé ara ọ̀rọ̀ àwọn àfọ́wọ̀sẹ̀ fẹ́ mọ́ ọgbọ̀n yẹ̀wò so kí ẹ̀ jọra rẹ̀ lójú kí ẹ̀ ń fà dọ́là húsùlà gbogbo àwọn kan yẹn àpẹẹrẹ tí ẹ̀ fi máa mẹ́ni ànú ni ó so kọ́nà ọba kó ṣàánú wa so hada wallahu alam náà sí bèèrè wa náà wọ́n tó zákun lọ́kàn ẹni tó wọ́n Kuwait bóyá Falih nígbà lérò bóyá falih nagbàlérò oye bóyá falih falih òní síkẹ̀ òní síkẹ̀ òní gbàlérò òun ló súnmọ́ kásìkẹ̀ kan gbàlérò oye so falih falihul falihul harbi so òun síkẹ̀ òun ló súnmọ́ kásìkẹ̀ kan gbàlérò so falih òun haddadi ni falihul harbi òun haddadi ni so a dákọ̀ àwọn kọ̀ọ̀kan fún wa àwọn kọ̀ọ̀kan Fawzi al-Bahraini so gbogbo àwọn àmọ́lẹ́yìn Haddad báyìí so bó ṣe jẹ́ nìyàn náà so náà wà ní fún sọ́nà sọ́lọ́kà wọ́n tó zọ́kùn lọ́kà náà bẹ́ẹ̀ amala kulliya okay okay okay okay okay ẹ ṣe wá rí ìtí mo sọ náà kìí ṣe pé jí ìṣòro amali nìkan ni téèyàn bá ṣe ló gbéyàn kó nù ìsìlámù ẹ̀rí pé in táwọn náà kọ́kọ́ dákọ̀ ní kíni tawhid téèyàn bá ṣe tawhid oye àwọn sẹ́kàn wà téèyàn bá ṣe yóò gbéyàn kó nù ìmẹ́ àìlẹ́kejì ni pé ẹ̀ẹ̀mẹ́ ma yanqusu kamal al-iman aha so èyí tí ò ní yé kí iman kó pé àwọn ṣe tó ṣe pé kò ní kí iman kó pé aláwọ̀kọ́ òun lè tó ṣe pé kí ni ma ẹ́ ma yanqudu al-iman èyí tó ṣe pé òun ó jẹ́ sí kí ni òun ó iman jẹ́ ni tí wọ́n bá ti ṣe àwọn sẹ́yìn so wọ́n ó ṣe kí ni wọ́n ba iman jẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ni pé máa yanqusu kamal al-iman èyí tí ó jẹ́ kí kí iman kó pèyàn yóò sí kí yóò díkù ma yanqusu kamal al-iman ẹlẹ́kẹta ni pé ma yanqusu kamal al-mustahab àwọn kan tẹ́ fẹ́ fún wa kò ní jẹ́ kó pé àwọn kan tẹ́ fẹ́ fáwọn mùsùlùmí ká ní nínú wà nínú se kò ní kó pé sọ́lá al-iman èyí tí ó ba iman jẹ́ ẹlẹ́kẹjì ma ni pé ma yanqusu kamal ah, al-mustahab so kò ní káwọn kasa fẹ́ fún wa kó pé so ọjẹ́ ká dún bíbà fọ́nà bá kí ọjẹ́ kí ìta sọ kó ṣe wárán fa subhanaka alhamdika shirallah ilaha illa anta